àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé lánà nẹ́bì náà tí ó fi díjọ́ gbẹ̀ndì alkiyama olùwàmọ́sá kàwà náà kúnnà wọn o amin eléyìí ni ìtẹ̀síwájú kíkà wa nínú tíra ńláńlá ni kìtàbù tawhid alladhi huwa haqqullahi ala al-abid li shaykh al-islam muhammad tíra ńláńlá tí àfá ńláńlá ni ṣe tí wọ́n fi kójọ ń pa ọ̀rọ̀ tàwíìdù tó ṣe pọ́un ní pèlẹ̀ ẹ̀sìn wa bóòlẹ̀ èyàn tí mọ́lọ́n lọ́kan tẹ́yìn ó sì sin ọlọ́run ọba náà ní òun nìkan gbò tí wa o torí pé bí lílò rẹ̀ òun làǹfàní a kà ní dárísù báyá jẹ́dógún òun ni alfọ́wà ṣe sọmárì rẹ̀ fún wa bí wọ́n ti máa ṣe yìí fi yí masail àwọn ọ̀rọ̀ olówó iyebíye àwọn orí ọ̀rọ̀ kọ̀ọ̀kan táàrí gbámú nínú báàbù tààkà yìí àkọ́kọ́ rẹ̀ al'ula tafsirul aya àkọ́kọ́ ẹ̀kọ́ ta kọ́nà báàbù tí ó kọjá yìí òun ni ayal ƙùránil karimu tí alfa fìran wa lé ti ń bẹ́ a sì gbọ́tùnmọ̀ rẹ̀ òun ni áyà tí ń sọ fún wa ń pa bó ni wáhàyí se sọ̀kalẹ̀ láti sánmà tí ó sọ̀kalẹ̀ sí àwọn màláíkà tí màláíkà jìbìrìlù ọwà mú tí ó wà fi jíṣẹ́ fún annabuwa muhammad sallallahu alaihi wasallam òun lọ̀rọ̀ ọlọ́run tó ní hatta ìdà fúzẹ̀ à ń kò ماذا قال ربكم قالوا الحق وهو العلي الكبير الثانية رليكجي ما فيها من الحجة على ابطال الشرك خصوصا ما تعلق على الصالحين وهي الآية التي قيل إنها تقطع عروق شجرة الشرك من القلب inú ẹ̀kọ́ ńláńlá ta kọ́nù báàbù yìí òun ni alhujja ẹ̀rí ìdí ọ̀rọ̀ tó fẹsẹ̀ múlẹ̀ aláẹ̀bẹ̀tọ́lí aṣìrìkì tí ń tọ́ka pé kò sí ń tọ́ dámbí kéyàn máa ṣẹbọ pẹ̀lú ọlọ́run ìbàjẹ́ irọ́ òfo òun ni gbogbo ọ̀ràn ṣíríkù kọlọ́nkọ́ ya ìmẹ́ àti wọ́yá àtèyí tó kéré nú ẹbọ àtèyí tó ga nú ẹbọ ọlọ́nkọ́ mọ́sà ya gbogbo wáyàá àyà yìí ni àfá ní àyà yìí fi hàn wá pé èbè tọ́ọ̀lì àṣìríkì pé ẹbọ ṣíṣe o kò sí oore kan bẹ̀ ní tí ọ̀dá ni pàtàkì jùlọ ma ala salihin aw bi salihin inú àwọn tí àyà yìí kìlọ̀ rẹ̀ fún wa ni pé ẹbọ tó bá ti ẹ̀ ní ṣe pé ẹ̀dá bí ẹgbẹ́ lèyàn wá rí pé à ah, onídáadáa lẹ́ni yìí ẹlẹ́sìn ọlọ́run ni wòlíì ni kọ́nà bọ́ bá jẹ́ wòlíì náà káwà tàtàrà bẹ́ẹ̀ káwà sọ dẹ̀gbẹ́ ọlọ́run alfáà nínú ẹbọ tó burú lélẹ̀ lóhun tó sì kún ayédò ní ọlọ́run gbà fẹ́ nìkan èyí muhammad sallallahu alaihi wasallam gbogbo wòlíì láyé yóò tò lẹ́yìn annabi annabi sallallahu alaihi wasallam tó wá jọ́ga wòlíì bóhun náà bá rí pé nìkan fẹ́ sí ẹsẹ̀ gbé látara tòun kí lànàbí máa wí la tutruni kama atratin nasara isa ibn maryam fa innama ana abdullahi wa rasuluhu faqulu abdullahi wa rasuluhu báwọn yẹn bá fẹ́ gbé annabi kọjá pò tọ́lọ́n gbé ka annabi a sọ fún wọn pé innama ana abdullahi wa rasuluhu ẹ̀rù ọlọ́n ni mí ìránṣẹ́ ọlọ́n ni ẹmọ́gbẹ̀mí kọjá bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam alfáà ní àyà yìí bàbá gbọ́yé bẹ́ẹ̀ òun làwọn àfáà ní àyà yìí nìkan tó láti gé gbogbo gbòǹgbò tí ń jẹ́ bọ kọtanyanyan lọ́kànyàn kọlọ̀nkọ́ mọ́sà sí rọrùn fún wa bẹ́ẹ̀ تفسير قوله تعالى قال الحق وهو العلي الكبير àti ka ilé iná nù báàbù ta kàkọjá yìí ìtumọ̀ pé àwọn màláíkà lẹ́yìn ìgbà tí ọ̀wá rírí bá mú wọn nígbà tọ́lọ́n bá fẹ́ sọ wáhí rẹ̀ kalẹ̀ àkọ́kọ́ ẹni tí ọkọ̀ tají nù wọn ò ní màláíkà Jibril lẹ́yìn tí Jibril bá wá tají gbogbo àwọn ará sánmà tí ń bá wá ń gbà kọjá títí tí fi dé sánmà tayé

àbí kí ló tún pé àbí karima torí pé wọ́n mọ̀ ni alkarim ọlọ́run ọba ṣe ní kíni al-latif àwa sàlàyé gẹ́gẹ́ bá ti sàlàyé fúnra wá ń jọ́nà pé bẹ́ẹ̀ ni ọlẹ́tọ̀ àwọn orúkọ kan bẹ tí wọ́n ń pè ní zawatul ma'ani al-mushtaraka àwọn àtúnmà tí ń bẹ ń bẹ yìí a lè ríru ẹ̀ náà lọ́dún inú ẹ̀rí rẹ̀ ni pé alàálíyù ọkọ̀ ọlọ́run ni ọba tó ga bí bá wá bí yí pé khalifa annabi sallallahu alaihi wasallam àrólé annabi ẹlẹ́kẹrin kí ló kọ rẹ̀ hmm? aliyu alàálíyù aliyu annabi ó sì yé pé ní aliyu títí tànnabi fi lọ bọ́lọ́run sallallahu alaihi wasallam àlàálíyò lọba tó ga tí ò sí tó tó a máa lè rí ẹlímẹ́ntì gíga kan lára ìkìnnì kanáà kápòun náà ní gíní àlíyò gẹ́gẹ́ bí wọ́n ti ń pẹ àlíyò ní àlíyò wàlé ìsàlọ̀lówé kalọ̀lò àmá gíga tọ́lọ́run kẹsẹ gbẹ́ gíga tẹ̀dá o ni tí ń kẹrìíma abẹ́ni tí aran kan abẹ́lọ́nkọ́ máa tọrẹ ọmọ tàà sẹ̀sẹ̀ bí ẹmọ̀kọ́wọ̀n tí máa tọrẹ a máa sọ lókọ̀ yìí pé a ọmọ yọ́ jẹ ọlọ́rẹ kò burú ní kúkúrú àti sàlàyé púpọ̀ lórí eléyìí inú ẹ̀rí rẹ̀ ni pé wàhúwá alààlìyú alkẹ̀bír bẹ́ẹ̀ náà ibn abi tọ́ọ̀lẹ́bìn radiyallahu anhu anụ pàkíyèsí wa páwọn okọ̀ kan wa ń bẹ tẹ́yìn ọ̀gbọ́dọ̀ jẹ nínú okọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ sí wá mistake wọn lónìí ni ar ara àwọn ẹlòmí ma wọn ní hmm? ọlọ́run ọba nìkan ni torí tún ma wọn ẹ̀ lè rí fún gbogbo ayé olúọba nìkan ní jẹ́bẹ̀ẹ́ àti rọ àwọn okọ̀ tó bá jẹ́ pé ọlọ́run nìkan lalẹ̀ fi rú ẹ̀ròyìn kọ̀ lẹ́tọ̀ ká mú lú bẹ̀ káwà sọ èèyàn àmẹ́ ìjẹ́ ọ̀bá rí bẹ́ẹ̀ bí àwọn àpèjúwe ta mú wá àlíyù àbọ́bìnrin asọ́ ní kíni àlíyà latifu latifa karimu karima kò sí nǹkankan wallahu ta'ala a'lam àrọ̀bíà ẹlẹ́kẹrin sábàbù su'alihim an dhalik nínú ta kọ́nà báàbù tó kọjá iná òun ni pé a ma ìdí táwọn màláìka fi ń bi màláìka jibrilu pé máa za qala rabbukum alkhamisa anna jibra'il jibra'il wa jibril nkankan náà ni màláìka jibrilu náà ni wọ́n a tún ma pè ní kíni jibra'il torí náà ni tí jibrilu bá wà ń bí tí ẹ̀ kẹ́ ṣe mistake ẹni tí Jibrailu bá wà ń bí tíra àti ẹ̀ náà kìí ṣe mistake òun náà ní jẹ́ méjèèjì Jibrail huwa Jibril alayhi salam yujibuhum ba'da dhalika bi qawlihi kadha wa kadha malaika Jibril ló dá wọn lóhùn pé ntọ́lọ̀n wíni as lẹ́yìn tó wà rírì tó bá mú gbogbo àwọn màláíkà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n gbọ́ yìí ẹni tí ọlọ́run ọkọ̀ yọ̀nda fún kó gbórí sókè nù wọn òun màláíkà jìbìrìlù yìí asabi'a annahu ẹlẹ́kẹjọ أن الغشي يعم أهل السماوات كلهم yọ̀wárìrì àbíkọ́dà dídákú nípa pé wọ́n gbọ́rọ̀ ọlọ́run yìí kò ní yọ ẹnìkan lẹ́nu gbogbo àwọn ará sánmà ẹni tí ó wà kọ́kọ́ dìde tí ó ta jínú wọn òní màláìka jibrilu aléhìsàlám àtàṣíà irtijáfù samawati bí kalamilá agbọnnu báàbù tó lọ iná pẹ̀lú ẹ̀rínú alkùránil karim pé kọ́dà sánmà méjèèje a máa wárìrì a ní títorí ọ̀rọ̀ ọlọ́run ẹwà sọ mẹ́yàn tí wọ́n ma kí al-Qur'an al-Karim káfẹ́lẹ̀ ìrànra wa létí àwọn àṣà dáadáa kan tí a bá lọ́wọ́ àwọn sọ̀hábí annabuwa Muhammad sallallahu alaihi wasallam ó ti ń parẹ́ nínú tí a bá nínú tàwọn sọ̀hábà ní pé bá nábi bá mẹ́nu lé ayà tọ́lọ́n fi ń kílọ̀ ọ̀yà fún yàn òun ma sunkún ẹni tí ẹkún ọ̀wáyọ́ ma ṣe bí ìgbà tí ń sunkún ní ti bànújẹ́ ní ti bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ wa lónìí kọ́dà bí ìmáàmù bá tó sí Allahu Akbar lọ rùkú lẹ́lòmí tó rántí pórí ìrùn lòun wà eléyọ ọ̀dá o sánmà méjèèjì ń gbọ́rọ̀ ọlọ́run inú ìwárìrì adama ìsẹsí àwọn sálàfúnà sọ́lẹ̀ rahimahullahu ta'ala wa radiya anhum al'ashira ẹlẹ́kẹwàá anna jibra'il huwa alladhi yantahi bil wahyi ila haythu amarahu allah inú ta kọnù báàbù tó lọ iná ni pé àwọn màláíkà ọlọ́run ọba ànábì nílé kan bẹ dédé bí tí Káàbà wà nísàlẹ̀ táwà ń rí lórí ilẹ̀ ilé mi ń bẹ ní sánmà gbogbo júmọ́ kọ̀ọ̀kan ní sàbùrúnà alfan minal mala'ika 70,000 mala'ika ọlọ́run ní wọlé yìí láyé ọdúnà ilé yìí báwọn 70,000 yìí bá sì ti lọ ọbẹ̀ tí wọ́n ṣe tọ́lọ̀n fẹ́ wọn ó ṣe tán wọn ní padà síbẹ̀ mọ́ 70,000 everyday làwọn àfáà máa pé mala'ika ọlọ́run wọn ò ṣe kíní wọn ló ń ka àwọ ọmọ ń ka wọn àmọ́ nínú wọn ọlọ́n dákọ àwọn kọ̀ọ̀kan fún wa tó sì sọ fún wa pé ìṣẹ́tẹ́lẹ̀ yìí ṣe ní ara ṣẹ́ tí ara àwọn màláìkà tí ọlọ́run jẹ́ ká mọ̀ pé ṣẹ́ tí wọ́n ń ṣe òun ni màláìkà jibril màláìkà jibril yìí lọ́lọ́run ma rán sí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà sallallahu alaihi wasallam àwọn màláìkà tá nẹ́bì já mọ̀ pé màláìkà kan òun ni mikael annabi jí ó yẹ wa pé òun ní ọ̀fàn fèrè gbogbo wà tàà bá ń gbọ́ pé wọ́n ọ̀fàn fèrè alákọ̀ọ́kọ́ àbí fèrè ẹlẹ́ẹ̀kejì lálìkìyàmà màláíkà tí ọlọ́run ó ní kó se òun ní kíni òun ni mikael inú a màláíkà tí ẹ̀rí wà pé màláíkà ọlọ́run kan jẹ́ báyìí annabi sọ́nà hadithi tó lẹ́sẹ̀ ń lẹ́pẹ́ màláìkà kan bẹ tó ipò ń lọ wà ní kí a létò gbogbo ibi tó kè bá wà lórílẹ̀ ayé àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ ẹ̀wà rí ó kọ̀kan wá gbajúmọ̀ lọ́dọ̀ àwọn èèyàn kọ̀lẹ́rì kò ní gíní kọ̀lẹ́rì fún in ń bẹ ní inú àti alkùránà àti súnnà ní pé kí ni malakul mauti malaku almauti ó kọ màláìka kú òní malakul mauti ẹ̀rí gbogbo bí tí a bá ti rí pé àzọ̀rọ̀ ìlú ló kọ rẹ̀ minal israeliyat minal israel inú àwọn ọ̀rọ̀ àlọ́ tí ó lẹ́rí kan pàtó láàmín kìtàbíllá aw sunnati rasulihi sallallahu alaihi wasallam inú àwọn màláìkà tó lọ ń dákọ wọn tá nẹ́bí kọ wa tó sì sọ ṣe tí wọ́n ń ṣe fún wa ní kíni máàlìkù máàlìkù ni òun ni màláìkà tí ń sọ jahannama òun lọ́lọ́ dákọ ní alkùránì pé wàkọlu ya máàlìkù lè yẹ́kọ̀dé ya aláìna rọ̀bùkà kọ́ọ̀lá innakum máàkìsù ọlọ́mọ́síwá lọ́mọ́ náà ẹjá gbọ́tùn báyà yìí olúwa ní bí a bá jẹ ọmọ nádépọ̀ àyè kan náà dáwò ya Malik wọ́n pè màláíkà tí ń bẹ ní kí a jahannama kí ni wọ́n ma bẹ̀ ń jọun jẹ́yà yóò tutù hùn hmm, ọ̀rọ̀ tí wọ́n ti kọjá jẹ́yà yóò tutù lè yẹ́kùdì àlẹ́yìnà rọ̀bùkà tí ẹjọ́ lọ́wọ́n pa wọn káwọn ó mákìsùn ibi tẹ́ ma gbé lẹ́wà wọn o ẹ̀yìn ikú lálìkì á ma o ẹni ọba wà lè jánà kò ní kú ẹni ọba sì wọ náà kò ní kú torí náà gbélé yọ ma dẹ́rù jahannama báyàn yóò sì máa ṣe wá lójú kòkòrò alìjánà ọlọ́nkọ́ ṣe wá ni màláíkà tí olúwa máa rán sí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó bá fẹ́ sí pẹ̀lú wáyìí alhadiyata ashara ọ̀rọ̀ ẹlọ́ọ̀kọ́ kan lánú ta kanú báàbù tí ọlọ yìí dhikru istiraki shayatin ibẹ̀ náà láti ka inú hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam pé àwọn èṣù àwọn àlìjànú wọ́n lágbára àti lọ jín ọ̀rọ̀ gbọ́ ní sánmà athaniyata ashara sífàtò rukubi ba'dihim ba'dha kọ́dà kanú báàbù yìí wípé àwọn àlìjànú tó bá lọ jí ọ̀rọ̀ gbọ́n sánmà yìí bí wọ́n ti ma gun orí ara wọn ní púpọ̀ wọn àkànú báàbù yìí náà àtàlítàtà àṣàrọ ẹlẹ́ẹ̀kẹtàlá ẹ̀rùsálú àṣehàb inú ta kànú ومن يستمع الآن يجد له شهابا رصدا ń gbọ́ dáàrin kan tó dáyé kan olúọba nínú hikima rẹ̀ oní gbogbo ẹni ọba wá jẹ́ ọ̀rọ̀ gbọ́nà àwọn àlìjànú yìí kí ògúnná ìyẹn ni ràwọ̀ láti sánmà kó di bí ògúnná tí ó ma jálu ọ̀kọ̀ọ̀kan wọn ààrẹ ilé iná àkànú báàbù tọ́lọ̀ yìí الرابعة عشرة أنه تارة يدركه الشهاب قبل أن يلقيها وتارة يلقيها في أذن وليه من الإنس قبل أن يدركه inú ta nabuwa muhammad sallallahu alaihi wasallam tó ṣàlàyé rẹ̀ fún wa ní pé aljannu tó lọ jọ́rọ̀ gbọ́n sánmà tí olúwa ó sì ní kí ogun náà kọ bá kọ wá ṣe gbogbo wọn náà lògún náà yìí máa bá ti ń pa ẹlòmí nù wọn díẹ̀ tó jígbọ̀hun ó ti páàsì ẹ̀ sí ẹni tí wọ́n jọ ń siṣẹ́ nú èèyàn ẹni tálìjànú bá ní ìṣẹ́pọ̀ nú èèyàn tí ń lọ àlìjànú ó ṣe é ṣe kó ti páàsì information yìí sí kọbla an yudrikahu ash-shihab kó tó di pé ògùn náà tí ó pa kó tó bá irú eléyìí òun lànẹ́bọ̀ Muhammad sallallahu